الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ní jókòó tí ó kọjá a sọ̀rọ̀ nípa àwọn onírìnrìn ẹbọ tí wà a ẹbọ ńlá a ní pé alákọ̀ọ́kọ́ ni ashirku fi da'wa a ṣe àlàyé yẹn ní ìwọ̀nbálánà ẹlẹ́ẹ̀kejì ni ṣirukun niyyati wal iradati wal qasdi adẹ̀ṣe àlàyé yẹn ní ìwọ̀nba ayi ẹbọ tó ní ṣe pẹ̀lú kíyàn ní àníyàn láti ṣe ẹ̀sìn ọlọ́wọ̀ba àmá àníyàn tó ibi ó ti níbi tó ń lọ ti ẹ̀ سنالله في سكي من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا ينخسون àwọn tó bá ṣe pé bóyá yí náà wá àti àwọn tí ma ń tàn láyé ọlọ́run lá fún wọ́n tàti ṣe láyé náà àwọn ilé làwọn ṣe pé wọn ò ní kankan ní alkiyama àfiná ma sana'u fiha gbogbo tán ṣe gbogbo ọlọ́run ó ba gbogbo ẹ̀jẹ́ ni wa batilun ma kanu ya'malun gbogbo tí wọ́n wùlú yàwọn ṣe níṣẹ́ dáadáa asán ni gbogbo ó jásí ẹlẹ́kẹta wá ṣírkù tọ́àtì ṣírkù àtọ́à tó yapa tọ́lọ́wọ̀ àti tànàbí sallallahu alaihi wasallam èyàn kó sí ẹbọ́n bí náà nìyàn ìtorí ẹni Ọlọ́run fi ń sọ wípé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah Ọlọ́run ni àwọn Jews àtàwọn Christians wọ́n mú àwọn ahbaru wọn àwọn priest wọn wa ruhbanu wọn àtàwọn monks wọn ay àwọn àfá wọn àti àwọn onímímọ̀ wọn àwọn tí wọ́n tán sọ̀rọ̀ pẹ̀lú ahẹ́sìn láàrin wọn wọ́n mú wọn gẹ́gẹ́ bí arbaban ay rọ́bù singular ni ẹ plural ni arbab wọ́n mú wọn gẹ́gẹ́ bí àwọn ọlọ́run míì náà min Allah subhanahu wa ta'ala nígbàtí bàbá ní kí wọ́n ta'atul wal biduni dalilin ilé yìí ma tẹ̀lé àwọn àfá àti àwọn tí wọ́n mọ́ jọ́sìn fún ha bá àfá sí sọ náà straight min dúni dalilin láìsí ay ta'atuhum fi ma'siyatillah kí ẹ máa tẹ̀lé wọn níbi tó jẹ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní pé ẹ má ṣe kàbà ìwọ̀n náà mọ́ lóòtọ́ àmọ́ tó pípá fàkan ti sọ pé a lè ṣe ó dẹ̀ mọ́mọ̀ fẹ́ tí ó ti mọ̀tọ́lọ́wọ́ bá sọ yẹ́lẹ̀ ó sì tẹ̀lé táwọn afá ń sọ ilé náà kọ shirkun fi ta'ati shirkun fi ta'ati ìkan nínú sahaba ridwanullahi alaihim nígbàtí wọ́n gbọ́ ayayi nígbà yẹn kírísítẹ̀ ni wọ́n wọ́n ti gba islam àwọn alọ́bá níbi sallallahu alaihi wasallam pé a kúnnà lánà àbúdùhùn aha kí n jẹ́sìn fún wa alẹ́gbà ní pé sí tí ọlọ́run bá ní pé kìní ka halali ni ta má pè ní haramu fún yín ṣe ẹ̀ kí n gbàgbé haramu ni ó ní bẹ́ẹ̀ ni a mọ́gbà lóòtọ́ E, ìbádàtà lẹ́yìn ṣe fún wọn náà ni ìtumẹ̀ ní pé àṣẹ kọ́lọ̀ ní pé káṣẹ nǹkan káṣẹ yẹn àṣẹ ìbádà ni kẹ́nìkan wá ní pé hmm, ní tọ́lọ̀ ni a ṣe yẹn fìyìn olẹ̀ ilé ìgẹ́gẹ́ tó wá ṣe àà ó wá fi tọ́lọ̀ bà yẹn lóòótọ́ ó wá lọ ṣe léyìí àà kọ̀dì sàrọ́fta lè ìbádà tàlẹ̀ ọ̀rọ̀yẹ̀rìlá ó ti dájú ìbádà kọlùmí dẹ̀yìn Allah Ah, rahimahullah a ma ń pa gbogbo in ta a ń bẹ̀rù aṣírkù fáwọn tí wọ́n ṣe hezbiya hezbiya ni ẹgbẹ́ tí ó ti wà ní ẹgbẹ́ kan àbíjọ kan tó yàtọ̀ sí èyí tí ó yẹ káwà tí ń ṣe as-sunnatu nabawiyya tí ń ṣe ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam ẹgbẹ́ kan náà lójú ọ̀nà nẹ́bí lóòtọ́ èwo ni ẹgbẹ́ tọ́lọ́wọ́ bá al-Qur'an as-sunna wa ma kana alayhi salaf ẹgbẹ́ tó correct gangan ni ẹ àfáàmọ́ sọ́lá ipé àmọ́ kẹwa ní ẹgbẹ́ kan formulate party kan ẹn party ẹ̀sìn náà ni kíní kan yíwa jẹ́ pé àwọn olórí ẹgbẹ́ yẹn náà ma ṣòfin àwọn òfin àwọn olórí ẹgbẹ́ yẹn láàmọ̀ tẹ̀lé ẹlòmí ò mọ̀ pé àyà àdìsì kẹ́kẹ́ ti ẹgbẹ́ àwọn olórí ẹgbẹ́ ìtàwọn olórí ẹgbẹ́ sọ nìyẹn gẹ́gẹ́ bí bí Ikhwanul Muslimun Ah, ẹgbẹ́ tí ẹsẹ̀ Al-Banna tí wọ́n dálẹ̀ ní Egypt lẹ́tọ́ ikú ti rí àwọn ẹgbẹ́ àwọn terrorist organizations tán pọ̀ gan wọ́n ti jáde látara ẹgbẹ́ yẹn nínú ẹ̀ ni àwọn bí ISIS Boko Haram nínú ẹ̀ bí al Shabab, ní Somalia nínú ẹ̀ ni àwọn ah, Jabhatun Nusra àti Al-Qaeda àti bẹ̀rẹ̀ lọ báyìí àti nínú àwọn nǹkan mi in tó ṣe pàwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìtìwọlé lórí ni pé a fẹ́ lo democracy láti fi establish sharia in tí ò lè possible ayé ni kí ní ò lè kọ́kọ́ possible kí a àdí pé wọ́n yọ alwalahu albarahu tó yẹ káwọn yẹn ní fún ẹsẹ̀ aláwọ́bá wà dí káwọn yẹn ní fún àwọn ọ̀gá ẹgbẹ́ lẹ́bùrì pé kò fẹ́ jọ bí kò ti fẹ́ rí bí ẹ̀sì mẹ́gẹ́ oníkálùkù ti ní different ẹgbẹ́ ló tún wá wà ẹgbẹ́ ilé òun ní àwọn do's and don'ts títí ẹ̀ àtọ́ wá fẹ́ jọ ẹgbẹ́ wa ó fìlì fọ́ọ̀mù ilé òun níṣẹ́ léyò ilé ló máa ṣe tó bá fẹ́ yàwó gan àwọn àfẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ mọ̀ kí lágbàtà ló gbùdọ̀ fẹ́ mélòó mílò ẹ̀yàn tó ṣe pé Ọlọ́run padà bá wọn ṣe tán padà ń practice sunna lójú ọ̀nà tó gbádùn ẹlùmí ó ti gbà ìyàwó tó fẹ́ fẹ́ yíò ò lè fẹ́ ilé yíò kí ní ẹ̀kìnì kan àfitáwọn gẹ́gẹ́ bá sọpọ̀tẹ̀ gbogbo ilé nǹkan ó ti fẹ́ mọ́ rí bí in táwọn àwọn àfáà jíù àtàwọn kírísítẹ̀n náà ṣe tí wọ́n rí tí Allah subhanahu wa ta'ala so ni ṣirkó àtọ́à ló fi jẹ́ pé àfáà ń ṣàlàyé pé for example báyìí táwọn àwọn ó ti ráṣì ọlọ́ọ̀bá pí ọlọ́ni a ṣe nǹkan báyìí àwọn ẹlòmí bóyá wọ́n bí rẹ ni àbáwọn àfá rẹ ni àbẹ́lòmí ni ó wá ń pàṣẹ fún ọ pé eléyìí ló gbọ́dọ̀ ṣe ó wá fi tọ́lọ́ọ̀bá lẹ̀ lóòótọ́ ó ṣe ah, mo ti pa àwọn àfá náà ní ká ṣe léyìí ọlọ́sì ló ní ó ṣe léyìí ó mọ̀ ó mọ̀ ó àwọn ó wá gbé àṣẹ ti wọn lórí àṣẹ ọlọ́ọ̀bá yẹn ah subhanallah bihamdihi subhanallah alazim wallahi Eh, in tó léwu gan ló jẹ́ kí tẹ́rbíà in tagbùdọ̀ nọ́tù ara wa lé lórí tagbùdọ̀ cultivate ara wa lé lórí òun ní ẹnisẹ́ àní Kùrán àti Sunna àti in táwọn sálàfàbáwà lórí ẹ̀ àwọn àfáà táwa ní síkọ̀ nínú wọn táà fi ọkàn balẹ̀ lórí wọn àwọn ni àwọn àfáà tí wọ́n bá ti mú òfin nínú ibi tá ti sọ yìí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn oríṣi àbí àwọn oníran ẹbọ tó wà òun náà ni ṣirkul mahabba ẹbọ tí ń bẹ níbi ìmá fẹ́ràn Ah, ìtorí ọlọ́bà ń sọ ní Kùránì pé wà minan nasi man yattakhidhu min dunillahi andadan ọlọ́run ní bẹ nínú àwọn èèyàn èyàn tí yóò mú ẹlòmíì dẹ́yìn ọlọ́ọba ní àwọn andad nídùn nídùn ní múfúrọ́dẹ̀ nídùn ní bí aláfijọ́ bí ẹgbẹ́ akẹgbẹ́ ẹ̀hẹ́ bí mathilun so yóò mú mọ́ ọlọ́run ọba dédé èyàn tí ó fi ṣe dédé ọlọ́run ọba yuhibbunahum ka hubbillah yóò àmọ́ fẹ́ràn gẹ́gẹ́ bí ṣe fẹ́ràn ọlọ́run ọba bí pé a ti ṣàlàyé lè náà sí iwájú o ní pé o lè fẹ́rẹ̀ nǹkan gẹ́gẹ́ bí o ṣe fẹ́rẹ̀ Ọlọ́run Ọba káàkiri tó wá sọ wípé ó fẹ́rẹ̀ rẹ̀ ju Ọlọ́run lọ nínú àwọn pé èyàn fẹ́rẹ̀ nǹkan ju Ọlọ́run lọ ní pé sórí tẹ́yìn bá fẹ́rẹ̀ èyàn lè sacrifice gbogbo tó bá ní fún kíní ẹ̀ gbogbo tó bá ní ó lè ju ọ̀rẹ́ lẹ̀ pé ah nítorí pé mo fẹ́rẹ̀ in tán pè ní hakikotul mahabba ni e. àmọ́ ló fẹ́ràn kan gan kódà ìṣẹ́jú kan gùn olè ló pẹ̀lú tó ló fẹ́ràn gan kí wá ní fẹ́yẹn aina al mahabba ya akha shaitan ibo ní fẹ́yẹn wà wọ́n mọ̀ ya shaitan ó lè lò 3 hours 4 hours 5 hours nínú ilé bọ́ọ̀lù tẹ́mọ̀ pariwo tínú rí ó dò gan kódà ẹlòmí èkí fẹ́ mí bá ṣe ń tò wọlé ẹ̀ bá ṣe ń fún àwọn kéèkéé wọlé ẹ̀ tí wọ́n tò wọlé tí wọ́n kọ́kọ́ tó tí wọ́n kọ́kọ́ sẹsẹ̀ rẹ̀ rẹ̀ kan tó bẹ̀rẹ̀ bọ́ọ̀lù gan tó bá mísẹ̀ báyìí tó bá jẹ́ mísẹ̀ kódà ó lè ṣe hajjúmù yẹn torí ẹ̀ ó lè boycott yẹ pé wọ́n ló jẹ́ kí miss first half lánàá ni wọ́lá ìfẹ́ ni nínú òtútù òtútù tó lágbára nífà èyí ó lè torí bọ nítorí gbófẹ́ lọ wo bọ́ọ̀lù wọ́láhì ìfẹ́ ni ó ti nífẹ̀ẹ́ kíní ẹni ó elé gẹ́gẹ́ ó dà gẹ́gẹ́ bí ìfẹ́ táwọn sàhábà ní láti bẹ̀rẹ̀ fún ẹ̀sìn ọlọ́wọ́ bá débi pé wọ́n lè fi ẹ̀mí ara wọn lẹ̀ báyìí wàláhì èmi tí rẹ̀ tó kú sílé bọ́ọ̀lù wàláhì ó kú sílé bọ́ọ̀lù gbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yìn kíní kan wíìn kíní kò wíìn bó ṣe dìjà ní ẹ èmi ló ń bá sí ilé bọ́ọ̀lá ìbájẹ́ pé ní mọ́sálásí ló kú si ni ṣe yíò dáa kó kú látara àfíà Ọlọ́run ọba àti fi Nabi sallallahu alaihi wasallam ẹwà wọn sàhábà ń gbẹ̀rẹ̀ lọ́wọ́ ká ní pé òkúta fẹ́ mọ́ ọ̀rọ̀ ní sámà ṣìbọ́lọ̀ ló ni ni Ife ah, bá se ni ẹjá ṣe bẹ́ẹ̀ ó le fáwọn èèyàn tó fẹ́ kéré jù àmọ́ ti rọrùn fún wa ok ẹjí káwọ bá ṣe múra lẹ́ni bá ṣe múra á rí pé ó ń jọ mọ́ta àwọn kan àwọn owó àwọn tàà rí gẹ́gẹ́ bí àwọn role models àwọn Nollywood actors àwọn Nollywood kìníkà actress àwọn olórin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ tó bá rí average youth average youth ìsọ̀rọ̀ rẹ̀ ìmúra rẹ̀ ìwúwá rẹ̀ gbogbo ìṣesí rẹ̀ bí tàwọn tó ń rí tán kọrin àtàwọn tó ṣe fíìmù ni because àwọn tó ń jẹ́ tó rí bí role model yẹn látara min shiddatil mahabba ta bá sọ fún yà pé bánẹ̀bí se ma mọ́ra lè jẹ́ mọ́ra bẹ́ẹ̀ ah kò nílé mú bẹ́ẹ̀ because yóò rí ẹbí tó wá tó wà sọmọ́ backward yóò rí pé kí ní yóò lájú ìgbà tí ò sí fẹ́ mbẹ̀ so ẹnikẹ́ni tó bá lè fẹ́rẹ̀ lómi déyìn Allah subhanahu wa ta'ala ní dédé ìfẹ́ tí ó kí yẹn ní sí ọlọ́run ọba abúkàtẹ̀ tó wá sọ pé ó over àbó kọjá ìfẹ́ tí ó kí yẹn ní sí ọlọ́run ọba ha eléyìn kọ́ nǹkan tí ó léwu ni wọ́n ní kí wal mu'allif yarhamuhullahu huna qassama shirka ila thalathati aqwa anwa'in wal aqrabu wallahu a'lam anna shirka yanqasimu ila naw'ayni wọ́n ní kí ni ibi yóò afáàpín ashirk sí ọ̀nà bí mẹ́rin àmì ní wọ́n ní pé aláwọ̀kọ́ òun náà ni àti ṣàlàyé yẹ sí wájú gan òun náà ni ashirikul akbar àti ashiriku al'asgar so àmì ti fi lálàáfíà náà ni pé gbogbo ilé tí wọ́n ṣàlàyé fún ara yìí náà nípa àwọn nǹkan tó ṣe pé yóò gbé ẹ̀ jáde kó nínú ẹ̀sìn Islam wàláhì ẹ ká lọ mójútó ẹ jẹ́ kó ní lọ wo ara rẹ̀ balil insanu wala nafsihi basira walau alqa ma'adira oníkálùkù náà mọ̀ nínú ẹ̀mí ara wa do ani ma mú excuse wá ipe but but mm àmọ́ nínú ẹ̀mí rẹ̀ wọ́n náà ma ẹ jẹ́ ká gbìyànjú ká mọ̀ bí Ọlọ́run ba gan ẹ jẹ́ ká mọ̀ jí lóru láàrin òru ká mọ̀ na mo so Ọlọ́run ba ni sama ipe ìwọ Ọlọ́run ba fi fẹ́ rẹ̀ so that kò sí nǹkan kan tí ó lè dẹ́rù bà mí láti lè tẹ̀lé àṣẹ rẹ̀ àti láti lè tẹ̀lé àṣẹ Ànábì rẹ̀ sallallahu alaihi wasallam Ọlọ́run ba fi ìmọ̀ ilé aljanna fi sí lọ́kàn Eh, mọ́ bí ọlọ́bà kí Allahumma la taj'ali dunya akbar hammina ọlọ́bà mọ́ fi ayé ayé ayé ayé mọ́ fi ṣe in tí ó jẹ́ in tó jẹ́ àkọ́kọ́ tí mo ń lé in tó jẹ́ kókó tí mo ń lé wala mablagha ilmina ọlọ́ mọ́ fi ṣe òpin ìmami pé gbogbo tí mi mọ́ ìmá ayé ni èmi ò tẹ́ mọ́ kankan nípa ìmá alkiyama wala ila nari masirana ọlọ́ mọ́ jẹ́ kó padà jẹ́ pé ìlú náà ní padà wá sẹ́rí sí o ọjọ́ tí ń lọ ilẹ̀ náà ti sú ó ti má ilẹ̀ àná ti mọ́ ti sú ilẹ̀ ní tó ti má gbàtàbà tó fi wò sẹ́jú díẹ̀ yóò tó sú ní ìṣẹ́jú ayẹ́sẹ̀ wọ́n tún wá pẹ̀ wọn magribu ìṣẹ́jú wa wọ́n tún pẹ̀ wọn ìṣá àtùnlọ tọ́lọ̀bá tún láàlìfù a fúra yí pé kí ní a a a fúra pé a sì ń súnmọ́ sàárè sí ẹ̀ nínú àkómọ̀ bóyá ọjọ́ kan náà ni ó kù tí ó lò láyé báyìí kó mọ̀ bí ọjọ́ kan péré ní time ní dáìmì ní tẹ́ẹ̀tí wà a sì jọ ń sọ̀rọ̀ lé ní báyìí yóò kọ̀ dọ̀lẹ́ ẹ̀kà pé ah, babalágbájá ti kú o ti tán náà tó ní ẹ̀ kò sí tán <laughs> kò tán ó ṣẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ ní báyìí àbí ọlọ́ọ̀bà kó mọ́já kú lórí jákújákú wà tó rádáradá àbí ọlọ́ọ̀bà kó wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam alihi wa ashabihi wa wa subhanakallahumma wa bihamdik wa ashhadu an la illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته